We're looking at what I call àwọn máa gbéyẹ̀wò òun náà tí mo pè ní the power agbára of humility ìrẹ̀lẹ̀ the power agbára of humility sí ìrẹ̀lẹ̀ the power agbára of humility sí ìrẹ̀lẹ̀ in James chapter 4 ní ilé ìwé Jákọ́bù orí ìkẹrin James chapter 4 ìwé Jákọ́bù orí ìkẹrin they are there say yes this is a school of family. bàbá fi sí ojú ìwé James chapter 4 ẹ̀sọ́ fún wa Jákọ́bù orí ìkẹrin. look at verse 10. ẹ̀ka wo ẹsẹ̀ tẹ̀wá. James you upon oath bẹ̀rù sókè bẹ̀rù pa. Sísẹ́rú James chapter four. Ìwé Jacob who only kan náà. Look at verse six. Ẹ ká wo ẹsẹ̀ kẹfà rẹ̀. Ásírí chapter look at verse six. Orí Bíbélì kan náà yẹ ẹsẹ̀ kẹfà. Ṣé bá o lè ṣùgbọ́n ìgbìmọ̀ more grace. Ó fún ni lórí ọ̀fẹ́. Wherefore it says. Nítorí náà ló ṣe wípé. God. Ọlọ́run. Resisted the proud. Kọ ojú But ìgbẹ̀tí green àwọn akéradá green ó fi orí ọ̀fẹ́ unto the humble. Fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. He resisted the proud. Ó kọ ojú ìgbà sí àwọn agbéraga. If you are proud, God will be fighting you. God will is your fighter. God will fight you. Tó bá di agbéraga, Ọlọ́run á máa bọ̀. God will be opposing you. Ọlọ́run á máa takò ọ́. But it differs grace. Ṣùgbọ́n a máa fi orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́. Unto the humble. Fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Grace is o n m e r i t e d favor. Oore ọ̀fẹ́ ni o t e rere ń tẹ́lẹ̀ y ó r ṣiṣẹ́ fún. Unto that person. Fún o n ì y à n bẹ́ẹ̀, o ti onírẹ̀lẹ̀ ọkàn. First Peter. p t é r n í Chapter i v e Orí karùn-ún. Verse five. s ẹ e k a r ù n p n First Peter Kutafai ni Pétérù kìíní orí karùn-ún wàtìfà ẹsẹ̀ karùn-ún. Likewise, bẹ́ẹ̀ pẹ̀lú yí gbọ̀ngà ẹ̀yin ìfẹ́ rẹ̀. Submit yourself unto the elder. Ẹ tẹríba fún àwọn àgbà. Jé all of you kòkó yín be subject one to another. ẹ máa tẹríba fún ara yín and be clothed with humility. bí ẹ sì sí ìrẹ̀lẹ̀ wọ ara yín ní aṣọ. for God resisted the proud. nítorí ọlọ́run kan ojú ìjà fún àwọn abẹ́rẹ́dá. and giveth grace to the humble. ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. humble yourself down therefore. ẹ tẹríba under the mighty hand of God. Again, as he says again. Bẹ́ẹ̀ That he may exalt you. In due time. This scripture to verse. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí. They not suggestions or advice. It is an instruction. You are instructed. Humble yourself in the sight of God. Ẹ̀rì ara yóò sílẹ̀ níwájú Ọlọ́run. The opposite of humility ìdàkejì ìrẹ̀lẹ̀ is pride. Òun ìgbéraga. Beloved, ara it is very very frightening. Ó jẹ́ ohun tó bani lẹ́rù. Very di Ó bani lẹ́rù gidigidi. To read the warning about pride in scripture. That is how Láti ka àwọn ìsinmi nígbọ̀ nípa ìgbéraga nínú Bíbélì ó ń ba lẹ́rù gidigidi. It comes to mind this day. Àwọn akó wá sí ọkàn yìí lọ́jọ́ òní. You know, I went on old fashioned primary school those days. Ẹ mọ̀ pé ilé àwọn akọ̀bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyàbúlé ni mo lọ nígbà náà. When we started from the one. Nígbà tá a bẹ̀rẹ̀ kíláàsì kìíní. We don't have access to pencil. A ní àǹfààní láti máa lo pencil. Eraser. Tàbí nǹkan fi ń pa àkọ́ta kọrẹ́. Bírò. Ìbírò. Bẹ́ẹ̀ni. Then we went to school with something we call slate. Ohun kan tá a máa ń fi lọ sí ilé If you remember slate, can you remember? am? Ẹ pátákó to. ẹ bá wọn ṣe. You carry your plate. Ẹ ṣe plate yìí. Ìyẹn pátákó kọ̀wé sọ̀. Àti sọ́ọ̀kì yìí. Cook. Cook. Ẹ the lọ sí ilé-ìwé. Ramani. Ìyẹn ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kíláàsì kìíní And because many students didn't find those that class very interesting. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ kíláàsì yìí kò wù wọ́n. It's always a restless class. Ó wá jẹ́ kíláàsì jẹ́ pé ara ènìyàn kì í balẹ̀. So our school design the method. Nípa báyìí ilé ìwé wá ṣe ètò kan. Anything we study from eight a.m. to twelve noon. Pé ẹ̀kọ́ ta bá kọ́ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́jọ lọ́sàn-án. English whatever bóyá ìṣirò tàbí èdè gẹ̀ẹ́sì at first midday. tó bá di aago méjìlá ní ọjọ́ kan rí àwọn òṣèré. thereafter before we close nígbà tó bá yàtọ̀ tó parí ilé ẹ̀kọ́. the story. a máa sọ ìtàn they be telling us story. a máa sọ ìtàn fún wa. as a matter of fact it's because of those stories some people come to. láìsí àní àní tó ní àwọn ẹ̀kọ́ táwọn èèyàn ń kọ́ èèyàn mi ṣe ń wá sí ilé ìwé. I'm going to tell you three of the stories they tell us. mẹ́ta nínú àwọn ìtàn tó ń sọ fún wa nígbà náà wọ́n sọ fún yín. which has to do with what I'm trying to tell you today. èyí tó ní ṣe pẹ̀lú oṣù mọ́ sọ sí I pray that may God Àdúrà mi ni pé kí Ọlọ́run bless those teachers. Kó bùkún fún àwọn olùkọ́ ni. Who in their own way were trying to help us build up. Ó jẹ́ pé ní ọ̀nà tí wọ́n wọ́n gbìyànjú láti gbé wa láti kọ́ wa ní ẹ̀kọ́. Two story that had a huge blessing for its man's destiny. Pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn ìtàn tó ní ìkọ̀síyàn lè kọ́ nínú rẹ̀ ní ìgbésí ayé ènìyàn. These stories were told in Yoruba. Inú èdè Yorùbá ni wọ́n ti sọ àwọn èdè wọn. Àwọn ọ̀dọ́ ìlú kẹ́kẹ́ ní ìlú. Ní èdè Ìgbò ni wọ́n máa fọ́n sétí ìfọ́ yìí. Ọ̀dọ́ ìlú Yorùbá sàn abẹ́ta. Ó ti rẹ̀ bó ta máa sọ léde Yorùbá ó sàn. The solo sí Yorùbá. Léde Yorùbá ni wọ́n ti sọ ọ̀sán ikú wa. The thing that was a pond. Wọ́n ní ìsìnkán wà tí wọ́n pond of water. Omi wà, omi adágún wà. Pond. Omi adágún. One frog. Ọ̀pọ̀lọpọ̀ and two ducks àti pẹ́pẹ́yẹ méjì. are the only ones who play around at that point. àwọn nìkan ṣoṣo ló máa ń ṣeré ní ti adágún òkè yìí. then grind chicken the ground to approach. wàyí ìpẹ̀rù bẹ̀rẹ̀ sí súnmọ́lé. and the pond began to growl. ìpè adágún omi ó bẹ̀rẹ̀ sí jẹ́. the frog was very worried ọpọlọ ó ní ìdààmú lọ́kàn. although he was friend to the two dogs. ó bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ ló jẹ́ fún àwọn pẹ́pẹ́yẹ méjì. was very well and was not eating well again. ó ní ìdààmú ọkàn kò wá jẹun dáadáa. so the dog asked him to stop from where you are eating. ọmọ pípa ẹ bá bè lọ́wọ́ rẹ̀ ọ̀gbẹ́ni ẹ. Ah, the pond ní pé odò yìí bẹ lọ ni. and you you you can fly. ìwọ kẹ̀dẹ̀rẹ́ o lè fò. you can fly to another pond. ìwọ lè bẹ́ lọ síbi odò. ọ̀dà bẹ́ẹ̀ ni fly the result the sorry. Pẹ̀pẹ̀ ìgbà tó má bínú o, it is not we who say you should not have soda. Àwọn akọ́lù lọ sọ pé kò má ní ìwé, but please eat. Ó dá ń They were encouraging me. Wọ́n ní mọ̀ràn. One day the frog had a brilliant idea. Lọ́jọ́ kan, ọgbọ́n àbí àbákan bá wá sọ́kọ lọ. Ṣé you know what? Ọ̀lọ́. So anytime you are flying away. Oníṣẹ́ bọ̀ǹkan tó ṣe nígbà tó ṣe bá ń fò lọ. So another song. Lọ síbi tí omi ìlú wà. Carry me along. Ẹ jẹ́ gbé mi dání. They say how? On n'est pas là, c'est So you mean at our back? Ọ̀sán. Sọ́nà is not possible. You go, you go flop our wood, you fall down. Bí a ti ń sì yẹ wa, bàbá ń sì yẹ wa, òun fẹ́, òun ṣubú. No, no. On est bẹ́ẹ̀ kọ́. So take this stick. Ó ní ẹ mú ìdí yìí. Let one dog hold the stick with the beak. Ṣé pẹ́pẹ́yẹ kan kó fi ẹnu rẹ̀ kó fi mú ìdí? Let the second dog hold the stick at this end. Ṣé pẹ́pẹ́yẹ kan kó náà fi ẹnu rẹ̀ mú ìdí? Méjì, I will hold the stick at the middle láàrin méjì yìí èmi ò mú ìtàn ìdání will start flying. ẹ wà bẹ̀rẹ̀ sí pò and then I will be in the middle of the city. ìsinmi àwọn aláàárín will di ibi mú ẹni ní ọ̀nà méjì. And the doctor thought it was a wonderful advice. Àwọn pẹ́pẹ́ ẹwà yìí wọ́n ti pé àbá ìpàpà When the water was almost dry up. Nígbà tó wá di kí omi fẹ̀rẹ̀ jẹ tán. The day came to the pass from the pond. Ọdún náà wá dé tí wọ́n fi odò adágún sílẹ̀. For the first duck held one end of the stick with the beak. Pẹ́pẹ́ yẹn kì í ó fi ẹnu rẹ̀ ó fi mú ibi ìdání. Second duck held it. Now that end of the sixth big. Òun náà lọ síbi ikú ibi kejì. Òun náà mú ibi dáná ọ̀bẹ̀ lẹ́yìn. Nine to ten times. With ọ̀pọ̀lọ́ bá with the with his mouth. And the dog started to fly. Yeah, àwọn akọ́ṣẹ́ yẹn bá bẹ̀rẹ̀ sí fò lọ. Was a good arrangement. Ètò tó that one wọ́n And they were flying. Wọ́n sì ń They were flying. Wọ́n fò lọ. They flew over the farm of somebody. No bá ń fò kọjá rékọjá oko ènìyàn kan. And the farmer saw them àtẹ̀ bá rí wọn wọ́n sá this is wonderful ah ìyanu lélẹ̀ yìí ní sísì serious intelligence ọgbọ́n ìlàkàwé tó da lélẹ̀ jẹ́ ọgbọ́n this is wonderful eléyìí jẹ́ ohun ìyanu ọ̀pọ̀ yìí tiri who who has enough intelligence to forget this idea. ìbẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ló wá bọ́ tó bẹ̀ẹ̀jẹ̀ tó múnú àbá ìwọ́. the strong for God ni bá gbàgbé it was holding something with his mouth. pé ẹnu rẹ̀ lòun fi mú nǹkan dání. it was still in the air. ó fi wà lófurufú ní. because it was proud. nítorí ìgbéraga rẹ̀. I was the one that did this project. ẹ ìsinmi ni mo mú àbá ìwọ àwọn mi. it is my idea. àbá mi ni ìmọ̀ràn mi ló di. àìlè mo mú wá. He opened his mouth to tell the fat mama, it is, it is me, I did it, it's not this sugar, I was the one. He opened his mouth. Global language ló fẹ́ sọ fún àgbẹ̀ pé òun lòun má bá wá ìjọba ló lanu ló bá ṣubú. because it was the mouth it the mouth that he open o he end the sick. nítorí pé ẹni tó ń là inú fi di ibi mú. fẹ́ńdà ló bá ṣubú sílẹ̀. and crash to the floor. ló bá rún sí ìrẹ́lẹ̀. no wonder. àbájọ ìdájọ́ ṣe pride. bíbélì sọ pé goel. ìgbéraga before pọ̀. Ní máa ń síwájú ìparun. Because he wanted to prove that he was more intelligent than the dog. Nítorí ó gbọ́dọ̀ rán mọ̀ fóun kó ju àwọn pẹ́pẹ́ yẹn lọ. Ah. The bá kò ti this story long time ago. Lọ́pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ni Value today. Ṣùgbọ́n náà not destroy your life. Physical one is developed. It's perfect John Prophecy. But instead of the beautiful lady called Olajumoke. Ó ní ìtàn ọ̀dọ́mọdébìnrin kan tó rẹwà. Tá n pè ní Olajumoke. Olajumoke was the most beautiful lady in the place. Olajumoke ni obìnrin tó rẹwà jù ní gbogbo àgbègbè yìí. Five hundred people came for how to say no that very ugly, not handsome enough, I don't want this, I don't want that. He turned away 500 men, including very handsome men. Àwọn ọkùnrin tí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni wọ́n tọ̀ wá tí wọ́n kọlu ìgbéyàwó sí ọ̀wọ́n fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ ló di àwọn tó lé wọn padà fún wọn. Kí ló dé? Bí kẹ́kọ̀ọ́. Olùfẹ́. Ẹ láti ṣọ́ra. There is something called the pride of beauty. Nǹkan kan wà tá à I am beautiful. Ṣé I am handsome. Mo I am tall. Mo ga. I can walk well. Mo lè I can speak well. Mo lè sọ̀rọ̀ dáadáa. a British certificate. I have a certificate of UI. Mo ní ìwé ẹ̀rí láti orílẹ̀-èdè. Moscow. UI. Moscow. Toronto. Ìtòrótò wà ń bẹ̀ gan. Ìṣéraga. Ìṣéraga. The pride. Ìṣéraga yìí. Kàtà ló value. Kò ní iye lórí. Dìde. Ní ọjọ́ tí. Somebody stands by your cup. Ẹnìkan bá dúró lẹ́bàá ibi òkú rẹ̀. Dust unto dust. Eru eru ash unto ash. Eru eru. Pàtíkìtẹ̀ ló parí sí. Gan ti bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ. Ìbẹ̀rẹ̀ ó parí. Ọlájúmọ̀ tó wà. Very good. Ọlájúmọ̀kẹ́ ó rẹwà dáadáa. Sàǹdẹ̀wé hajjumẹ̀. Gbogbo àwọn ọkùnrin tó dẹnu ìyàwó kọ́ ló lé padà. And one day, as Elijah was selling the marketplace, lọ́dọ̀ kan bí Elijah Mokan ṣe ń tajà ní ibi ọjà. This handsome young man came in. Ní ọ̀dọ́mọdékùnrin ah. tó dára wò ló tọ̀ wá. Tọ́ ó ga light in complexion. Ó mọ́láwà. It had plenty of money. No kó ọ̀pọ̀lọpọ̀ owó dání. Was buying this, buying this, buying all kinds of things to the market. What ti ready? lé ló rà ẹ nínú He came to buy things from Olajumoke. Olajumoke said, this is the kind of handsome man I want. There is nobody as handsome as this man in the village. I must marry this one. Ní Olajumoke bá lọ pé irú ọkùnrin tó rẹwà báyìí, òun láti fẹ́. Kò sí ẹni tó dára wò lọ́kùnrin ní gbogbo agbègbè yìí, òun láti fẹ́. So the man left the market. He said, good bá ń fi ọjà sílẹ̀ pẹ̀lú àwọn ntọ́ra. The proud Ọlájúmọ̀kẹ́ followed him. Ọlájúmọ̀kẹ́ onídìradá bá tẹ̀lé e. And the man turned to him. Ọkùnrin bá kọjú sọ́mi. The man turned to her. Ó kọjú sí Ọlájúmọ̀kẹ́. Ọlájúmọ̀kẹ́. Ọlájúmọ̀kẹ́. Please go back. Yọ padà. Go back. Padà. For people keep following me. Èso bá tẹ̀lé mi báyìí. We are going to pass through. A ó gba odò aró. Odò aró kọjá o the blue river. ní odò aró àwọn bàbẹ̀ kọjá. ní ọ̀kẹ́ said I will follow. ní ọ̀kẹ́ pé wọ́n tẹ̀lé ọ. Ọlájùmọ̀kẹ́. Ọlájùmọ̀kẹ́. Ó follow me o. Bẹ́ẹ̀ni, má tẹ̀lé mi mọ́. You keep follow me. Tó bá tẹ̀lé mi, we are going to pass through ẹ̀jẹ̀. Àwọn tó ń ta odò ẹ̀jẹ̀ kọjá. The river of blood ẹ o dùn ẹ̀jẹ̀. Láti bí kẹ́ Ọlájùmọ̀kẹ́ because of Christ. Kò bá Ọlájùmọ̀kẹ́ lẹ́rù nítorí ìrẹsì rárá. Àwọn fọ́lọ́mù. tẹ̀lé ọ. Ó di máa ń kẹ́kọ̀ọ́ arákùnrin bá ka ẹnu rẹ̀. ọlájúmọ̀kẹ́ kọ lórí. ọlájúmọ̀kẹ́ náà tẹ̀lé e. they pass the blue river. wọ́n la odò aró kọjá. they pass the blood river. wọ́n wẹ odò ẹ̀jẹ̀ kọjá. when they got to the next place. nígbà tó ń bẹ ibi tó wá kàn. the man said jumoke okay fine you follow me. arákùnrin bá fẹ́ jùmọ̀ tó da ó sì tẹ̀lé mi. at this level ní oríta yìí. I have to return the leg I borrowed from this people. Àwọn ẹsẹ̀ tí mo yá látọ̀dọ̀ àwọn èèyàn yìí fún láti dá padà fún wọn. So he pulled out his two legs and gave it to those people that first day. Nípa bó bá bẹ̀ ló bá yẹ ẹsẹ̀ rẹ̀ ní ìjáde ló bá fi fún wọn tó wà tó fún wọn bẹ̀. He was now walking without leg. Nísìnyí ó wá ń rìn láì ní ẹsẹ̀. Àfẹ́ ti dé. Ah, mo fẹ́ bá ní yé. doctor next to me, next village. Wọ́n fi dé abúlé mìíràn. So now I hand over my hand. Onísìnyí ọwọ́ mi yìí two thousand two and recollected it. ọwọ́ méjì tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n tún bà lọ́wọ́ rẹ̀. the man gave out the price of the body for the people who had borrowed them. ó fún àwọn ẹ̀yà ara arákùnrin ló dá padà fún ọ̀dọ̀ fún àwọn tó yà lọ́wọ́ wọn. to go to the human market. ó bá lè lọ sínú ọjà àwọn ènìyàn. on this remain only the head floating. orí nìkan ló wá kù tó ń at that level Jumoke wanted to run back. ó ń ta ẹni Jumoke wá fẹ́ sá padà. man said no too late. arákùnrin ẹ̀kọ́ ti pẹ́ òun lè padà mọ́. too late ó pẹ́. put a magic time on Jumoke. ó bá fi nǹkan kan bí òògùn ló bá fi sára Jumoke. any time Jumoke was trying to find his way back to where he came from. nígbà the time will make noise and they will arrest her again. nígbà tí pàṣẹ Jumoke bá ń fẹ́ padà lọ síbi tó ti wá òògùn tó fi sára á pariwo á sì mọ̀ á sì tún ẹ̀ kó padà sẹ́yìn. and so for three years nobody saw Jumoke again. nípa báyìí fún ọdún mẹ́ta kò sẹ́yìn tó fojú rí Jumoke. may pride not destroy you Jesus. ìṣèraga kò ní pa ayé rẹ jẹ́ ìrúkọ Jésù. one day ló bá di ọjọ́ kan. Mọ̀kẹ́ was roaming around the forest. Tí Jùmọ̀kẹ́ ti ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ní igbó. The hunter found her. Ní ọdẹ kan bá rí the hunter saw the magic they put on her. Ọdẹ yìí ó rí òògùn kan pé kọ́ Jùmọ̀kẹ́ lọ́rùn. The hunter removed the magic. Ọdẹ yìí bá mú òògùn kúrò. And said I will take you back to town. Olùdàwọ̀ da ọkàn rẹ̀ lọ sí ìlú. On one condition. Pé lórí àbá kan ni. You can get out of here. Ìmá mọ jáde kúrò níbí báyìí. You must marry me. Ìdọ̀dọ̀ òun láti fẹ́ mi. Now that contract. Oh, yìí wà ní the ugliest man in town. Oh ló bu rẹwà jù ní gbogbo àyíká yìí. Mo kẹ́kẹ́ díẹ̀. Ọ̀kẹ́ ní bẹ́ẹ̀ ni. Ẹni tí kò get out of here. Òun kò fún owó sí láti kúrò níbí báyìí. So technically. Sọ́yà ìjọba sọ fún inú wo. Káàkiri Jùmọ̀kẹ́ with applied married the ugliest man. Bí Jùmọ̀kẹ́ pẹ̀lú ìgbéraga rẹ̀ ló ti fẹ́ tó burẹ́wà jù ní àyíká rẹ̀. Pride is a despair. Ìgbéraga apanirun ni. What did our teacher for telling us? Gbogbo eléyìí ni àwọn olùkọ́ wa ń fi tó wa We were very young but when we became old we began to understand the deep lesson they were trying to teach. Ó tẹ̀ ẹ́kọ́ ọmọdé ni wá nígbà náà ṣùgbọ́n nípa tí ń knew ní òye àwọn ẹ̀kọ́ tó wà nínú ìdánilẹ́kọ̀ọ́. Let's talk about another one. Wọ́n tún sọ ìtàn mìíràn fún Two parrots, birds, parrots. want a méjì They were building next. Wọ́n kọ́ ìtẹ́ wọn. They now find this beautiful country. tree. Wọ́n bá rí ibi tó ga kan yìí. Ìsọdọ̀ kú dà fẹ́ ọlẹ́ kú tà next year. Ó yà ó yà yà kà lọ kọ́ ilé wa lọ kọ́ ìṣẹ́ wa were putting their next they spend months putting that neck. up. Àwọn méjì bá lọ láti lọ ṣiṣẹ́ wọn sórí iṣẹ́ ibi tó ga yìí. Wọ́n ti lo oṣù púpọ̀ láti máa ṣe. The day they now step into the next. Lọ́jọ́ tí wọ́n wá ṣe tọ́tọ́ parí ilé tó ń kọ́ yìí. Mrs. Harrod came. Ni arábìnrin ayé kò tọ́ bá dé. But in this place you are ṣé ibi tẹ́ ẹ wà yìí at this time this tree ṣé ti yẹ ibi yìí this tree although it looks beautiful she she What is the pé ó What is dá lójú ṣùgbọ́n ó ti jẹrà this decade ó ti jẹra both of them attack the power. gbogbo wọn bá kọlu ìjà sí ọlọ́kòótọ́ the pet the face of power and then the power. wọ́n bá gbé ọ̀pọ̀ ní kó wọ́n ti gbogbo. power left the place in pain. ọlọ́kòótọ́ pẹ̀lú ìrora tó bá fi ibẹ̀ sílẹ̀. but the next day. You tó di ọjọ́ our now says come. ìdì kan bá wà. òun akẹ́kùn líle kan dé. it blew down. ló bá fẹ́ lè di ìdìbò ló fẹ́ ìdìbò lè kọ́ ìdìbò christianism. ló ti ba ìtẹ́ wọn kọ́jẹ́. they became homeless. nípa báyìí wọ́n di aláìnílé. because of pride. nítorí ìgbéraga. pride does not listen to advice. ìgbéraga kì í kó ìmọ̀. they don't listen to all people at all. wọn kì í gbọ́ ohun tí àwọn ènìyàn ń sọ. they think they know everything. wọn a máa rò pé àwọn mọ ohun gbogbo. they think they know it all. wọ́n mọ̀ pé gbogbo nǹkan náà wọ́n mọ̀. they think that particular people cannot advise them. wọ́n rò pé àwọn kan wà ní pàtó tí ò lè gba àwọn ní ìmọ̀ràn. and this is a serious matter. eléyìí ti di ọ̀rọ̀ tó le. I read the story mo ka nǹkan kan. Ẹ̀sùnmọ́ nǹkan Tancredonelli. Arákùnrin kan wà láàpọ̀ ní Tancredonelli. Tancredonelli's ran for presidency of Brazil in the 1980s. Ní ọ̀wọ́ ọdún 1980 ni arákùnrin Tancredonelli yìí ló sọ pé òun fẹ́ díje fún ipò ààrẹ ní orílẹ̀-èdè Brazil. He boldly declared. Pẹ̀lú ìgboyà ló sọ. That if he got half a million votes. Ṣé kò bá rí bí ẹgbẹ̀rún ẹgbẹ̀ta? From his own party látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú tó wà. But if God has a million votes. Ètò ń bá rí ìbò bí ìdájọ́ mílíọ̀n kan látọ̀dọ̀ wọn tí ó jẹ́ òun not even God. Pé kò sí ọ̀sẹ̀ lè sí Ọlọ́run. Kò keep him from becoming president. Ni ó máa dábọ̀ òun kó máa di ààrẹ orílẹ̀-èdè yìí. That was the proud statement made. Gbólóhùn ìgbéraga ti arákùnrin sọ̀rọ̀ lẹ́yìn. And truly, ní tòótọ́, he won the election. Ó borí nínú ìdìbò náà. But one day after winning the election. Wọ́n ọjọ́ kan lẹ́yìn tó borí nínú ìdìbò yìí. He became sick and died. Ló ṣàìsàn tó fi kú inú ẹ̀sán rẹ̀. President for two hours. Fún àwọn wákàtí díẹ̀ ló fi di ààrẹ. The opposite of community is pride. Ìdákẹ́jì ìrẹ̀lẹ̀ òun ni ìgbéraga. And it's not a comforting experience. Òṣìṣẹ́ ìrírí tó bá ní dọ̀rọ̀. To go through the warnings about pride in scripture. Láti la àwọn ìkìlọ̀ nípa ìgbéraga kọjá nínú ìwé mímọ́. I'm going to run through quite a few. Ó mẹ́nu kọ díẹ̀ nísìnyí. Before we start praying now. Kó tó ti fi àbẹ̀rẹ̀ sí ìgbà. But no for sure. Ṣùgbọ́n ẹ mọ̀ dájú. Pride is not of God. Ṣé ìgbéraga kò sí ọ̀dọ́dọ́ wọn? And God has declared war on all who are proud. Ọlọ́run ti máa gbógun sí gbogbo àwọn agbéraga. The Bible says this my people. Ìbéèrè sọ pé tí àwọn ènìyàn mi. Call by my name. Bí a ń pe orúkọ mi mọ́. The first thing they ask for before the ever can happen. Ó tó pè lọ́wọ́ wọn kọ́ni tẹ́tẹ́ ìdíje kọjú lè sọ. wọ́n ń bí sọ̀tẹ̀. o ní kí wọ́n bá rẹ ara wọn sílẹ̀. ìlú ní ìwà ìrẹ̀lẹ̀ ìrẹ̀ tó bá rẹ ara wọn sílẹ̀. lẹ́tíkọ̀. lẹ́tíkù twenty six nineteen. orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlógún. lẹ́tíkọ̀ twenty six nineteen. lẹ́tíkù orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlógún. Leviticus 26:19. Ìwé Lẹ́fítíkù in your form. And I will break the pride of your power. Èmi ó fi ṣẹ́ ìgbéraga agbára yín. And I will make your heaven as iron. Èmi ó fi sọ ruin yín dàbí And your earth as brass. Àti ilẹ̀ yín dàbí there. Pride can convert the heaven of the man to iron. Ìgbéraga ó lè sọ ruin your dín And his earth as brass. Àti ilẹ̀ rẹ̀ di iṣẹ́. Very very scary. Oh, bàmí In Job chapter 35. Ní inú ìwé Jóòbù orí karùn-ún ní ogójì. Job 35. Ní orí karùn-ún ní ogójì. Verse 12. Ẹsẹ̀ kejìlá. Job 35. Ní orí karùn-ún ní ogójì. Ẹsẹ̀ kejìlá. Hear the cry. Nígbà náà ni wọ́n ké. But none giveth answer. Ṣùgbọ́n Ọlọ́run kò dáhùn. Because of the pride of evil men. Nítorí ìgbéraga àwọn ènìyàn búburú. They cry. Wọ́n ké. For God Jesus answer. Wọ́n lọ́wọ́ pọ̀ kò dá wọn lóhùn. Because of the pride. Nítorí ìgbéraga. The first concept trying to convert heaven to iron head to back. Èsè dada yóò sọ ọ̀run wọn irin aṣọ ẹ̀rọ wọn jẹ́. God will not answer the prayer request. Èlé sọ pé Ọlọ́run ò ní dáhùn ìṣe ṣíṣe irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀. In Proverbs chapter eleven. Ní inú ìwé òwe orí ìkọkànlá. Proverbs eleven. Ìwé òwe orí ìkọkànlá. Verse two. Ẹsẹ̀ kejì. Proverbs eleven verse two. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ kejì. When pride cometh. Bí ìgbéraga bá dé. Then cometh shame. Nígbà náà ni ìtìjú dé. With the lowly is wicked. Nǹkan ọgbọ́n wà pẹ̀lú onírẹ̀lẹ̀. Pride invites shame. Ìgbéraga a máa fi ìwé pe ìtìjú. Shame. Ìtìjú. In Proverbs fourteen. Ní inú ìwé òwe orí kẹrìnlá. three. Ẹsẹ̀ kẹta rẹ̀. Proverbs fourteen three. Ìwé òwe orí kẹrìnlá kẹta. In the mouth of the foolish is the rod of pride. Ní ẹnu aṣèrè ní pàṣọ ìgbéraga. But lips of the wise can preserve them. Ṣùgbọ́n ète àwọn ọlọ́gbọ́n ìlú ọ̀pá wọn mọ́. As if the proud person will not have divine preservation. Ìyẹn ni pé agbéraga kò ní ní ìpamọ́ tó ti òkè ọ̀rọ̀ wá. The same program of the king. Ilé ìwé kan náà orí karùndínlógún. Look at verse twenty-five. Ẹ á wo ẹsẹ̀ karùndínlógún. Over fifteen twenty-five. Ìlú ìwé orí karùndínlógún. The Lord would destroy the house of the proud. Olúwa yóò run ilé agbéraga. But will establish, establish the border of the wood. Ṣùgbọ́n fi ìpààrà ètò kalẹ̀. The house of the pride being destroyed. Ó sọ nípa ilé agbéraga pé a ó pààrọ̀. This is a very serious matter. Ọ̀rọ̀ tó le ni eléyìí jẹ́. In some Proverbs chapter sixteen. Ní ìwé òwe kan orí kẹrìndínlógún. Verse five. Ẹsẹ̀ karùn-ún. Proverbs sixteen five. Ní òwe orí kẹrìndínlógún. Everyone that is proud in heart. Olúkúlùkù ènìyàn tó gbéraga ní àyà. That this your pride may not be in your face, maybe in your heart. Everyone that is proud in heart. Olúkúlùkù ènìyàn tí ó gbéraga ní ìyàrá. an abomination to the Lord. Ìríra ni Abomination. to the Lord. No hand on in hand. Bí a tilẹ̀ to walk up, It cannot be upon. Yóò wà láì. Heaven has ordained punishment for the proud. Ọ̀rọ̀ ti ṣètò ìjìyà fún agbéraga. The same promise of verse sixteen. Ní inú ìwé òwe kan ní orí kẹrìndínlógún. Verse eighteen. Ẹsẹ̀ kejìdínlógún. Verse sixteen eighteen. Ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún. Pride goeth before destruction. Ìgbéraga ní síwájú ìparun. And an haughty spirit before a fall. Àdídì you ní síwájú ìṣubú. Did you hear that? Jẹ́ kó eléyìí. Just like the frog. Pride goeth before justice. Okay. Ìgbéraga ní ṣáájú ìparun. In the same proverb, chapter twenty-nine. Ní inú ìwé òwe kan náà, orí kọkàndínní ọgbọ̀n. Verse twenty-three. Ẹsẹ̀ kẹtàlélógún. Proverb twenty-nine. Ìwé òwe orí kọkàndínní ọgbọ̀n. Twenty-three. Ẹsẹ̀ eh, kẹtàlélógún. A man pride to bring him low. Ìgbéraga ènìyàn ni yóò rẹ̀ ẹ́ sílẹ̀. But honour can uphold the humble estate. Ìgbò onírẹ̀lẹ̀ ọkàn ni yóò gba ọlá. Àwọn fi ẹ̀sìn, what the scriptures are saying. Ṣé ẹ rí àwọn nǹkan tí ìwé mímọ́ ń sọ? Psalm òye orídásílì Psalm twelve òwe orídásílì kejìlá verse three ẹsẹ̀ kẹta. Psalm twelve verse three. Orídásílì kejìlá ẹsẹ̀ kẹta just want to show the seriousness of this matter. Mo kàn fẹ́ kẹ́ rí pàtàkì ọ̀rọ̀ yìí. The Bible says of the mouth of two or three witnesses, the truth shall be established. Bí Bẹ́lẹ̀ sọ pé láti ẹni ẹlẹ́rìí méjì sí mẹ́tàlá ó fìdí òtítọ́ múlẹ̀. We have over ten witnesses now. Àtìlẹ̀ ẹlẹ́rìí ta ní ti lé ní mẹ́wàá báyìí. Psalm twelve verse three. Òwe òwe ìwé orí dáfídì. The Lord has cut off all flattery lips. Olúwa e yóò ké gbogbo ètè ìfúnni. And also the tongue that secret Ìwọ ti bá àwọn agbéraga wí tí a ti fi dégùn. Will you err from that commandment? Yóò ti sìnà kúrò nípa àṣẹ rẹ. God curses the proud. Ọlọ́run a máa dégùn fún àwọn agbéraga. It's a very serious matter. Ọ̀rọ̀ tó le sí ni. Psalm one thirty eight now. Òrìdá sì lè kọkàndín ní ogóje. Verse six. Ẹsẹ̀ kẹfà. Psalm one thirty eight verse six. Òrìdá sì lè kọkàndín ní ogóje. Ẹsẹ̀ kẹfà. Do the Lord be high. Bí èmi tilẹ̀ ń rìn nínú ìsìn. Psalm one past eight verse two. Tí Olúwa tilẹ̀ dá yẹ síbẹ̀. He has respect unto the lowly. Ó júbà àwọn onírẹ̀lẹ̀. But the proud. Ṣùgbọ́n àgbéraga. He knoweth afar. Ni ó mọ̀ ní òkèèrè afar off. Ní òkèèrè rere. So you can see the seriousness of the matter. Let me stop here. Ìrẹ́ rẹ̀ ní pàtàkì ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí n dúró nínú. There are Ọ̀pọ̀lọpọ̀ ìwé mímọ́ ló sì wà. God opposes the proud. Ọlọ́run a máa takò àwọn agbéraga. God gives grace on merited unmerited undeserved help to the humble people. Ọlọ́run a máa fi orí ọ̀fẹ́ tí wò sí ẹkún tí wò yẹ fún fún àwọn ènìyàn tó rẹ. Do you want grace and unmerited favour in your place of work? Wọ́n fẹ́ orí ọ̀fẹ́ àti ìgbéga tí ẹ̀ You want grace and unmerited favour in your marriage? Àbẹ̀fẹ́ nínú ìgbéyàwó yín. Then humble yourself. Nípa báyìí, ẹ̀rẹ̀ ara yín sílẹ̀. Humility. Ìrẹ̀lẹ̀. Bow down your head to beloved. Ẹ tẹ́ orí bá olùfẹ́. Bow down your head. Ẹ tẹ́ orí bá Begin to talk to the Lord. Ẹ bẹ̀rẹ̀ sí bá All the areas where I have not been humble. Gbogbo àwọn agbègbè nínú èsì mi ò where I have not totally surrendered my life to God. Ní àwọn ọdún tí mi ò ti fi ayé mi fún Ọlọ́run pátápátá. Help me now. Ọlọ́run bàbá ẹ ràn mí lọ́wọ́ báyìí. Help me now. Ẹ ràn mí lọ́wọ́ nísìnyí. Come to the Lord now. Ẹ bá Olúwa sọ̀rọ̀ báyìí. I see my life Die a great revival Keep me long to what I'm going And to live my life I see my life I see my life Ooh, ooh, la, Mm-hmm. and lay one hand on your chest. Ṣé ẹ ti gbé And pray this old fashioned ancient prayer point. Ṣé ẹ ti gba kókó That has helped so many people to become someone revived by the Spirit of God. Èyí tó ti ràn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ láti dé ènìyàn tó Ọlọ́run ti sọjí. Don't negotiate as you pray this prayer. Ẹ má dúnàdúrà bí ó ti gba àdúrà yìí. It is a cry to the Lord to do something. Ìṣe sí Ọlọ́run láti bí nǹkan ṣe. It is an ancient prayer which is very special. Ó sí àdúrà láíláí tó múnádóko. Can you shout this louder than anyone around you? Lóhùn rárá ju ẹni tó wà ní àyíká ẹ wí eléyìí. Oh God arise! every idol in my heart. In the name of Jesus. Oh. Open your mouth and pray like that. Break down the idol of the heart. five sixty ẹ ṣeun pé. In Jesus' name we pray. Ní orúkọ Jésù lágbàdúrà. You shout it again. Oh God Allah! Ọlọ́run dìde. Defend your interest in my life. In the name of Jesus. Ní orúkọ Jésù. Defend your interest in my life. Bá ìṣe ọkàn rẹ mọ́ ní inú ayé mi. Thank you, Jesus. Ẹ̀sìn kí. Jesus' name we pray. Ní orúkọ Jésù la Father, in the name of Jesus. Bàbá Father, as your children go forth this week, let this be a week of testimony for them. A week of signs and wonders. A week of power and strength. A week of strength and glory. In the name of Jesus, the Lord God will continue to be with you. It will indeed an anointing upon your life that is uncommon. You will go from strength to strength and from glory to glory. Every area suggesting that it is good. Thank you, Heavenly Father. Father, all the prayer requests are answered them by fire. In the name of Jesus, the Lord blesses you from sometimes. Make his face to shine upon you and be gracious unto you. He shall arise and all your enemies shall scatter. Thank you, Heavenly Father. In Jesus' MAI SAA LE произ-GROUPER AN O in kat e gaby masuk pale yon dick BEAN SELE це almaят pou n ak waj hi yo